سعي مرتجى ورعاك الله من شر الإيا وجزاك الله خيرا مرتا بنجاه وصلاه والفلاح دم بيدي الألك سر المصطفى دم بيدي الألك سر المصطفى لقد جاءكم من دافي بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوكم رحيم أنت والله فقل أحمد الله لا إله إلا الله عليه توكلت ورحمة العالمين بسم الله الرحمن الرحيم إلا في قريش إلا في امره لك الشتاء والخير فليعبدوا رب هذا البيت الذي أسلموا بجل وعملوا بغير الحمد لله النبي الكريم أهلا بك صلوا على النبي الكريم بسمك اللهم وبارك اسمك وتعالى جدك وبارك اسمك وتعالى جدك وعظمت دلالتك وقدرتك Iṣẹ́ rẹ̀ máa gbọ́ mi kò máa sírú rẹ̀. Wọ̀n pàtàkì padà ó gbà wà padà rúkẹ̀. Látàrá tó bá kọ àtẹ̀gbùn tó bá pẹ̀ wọ́n lè yóò ti jẹ́ kò tẹ́ tó lè yí padà. Àlàfáàdù Gbogbo àjẹ́gbẹ́ bọ́ta ti wọ́n lọ́wọ́ wá ní ìṣe. Ìdájọ́ ìwọ̀ ọlọ́run bàbà ló ní. Ọ̀nà ẹ̀nà ìbádùn lọ. Gbogbo wa náà tó yẹ ẹgbọ́ ọlọ́run ni wọ́n. Àyẹ̀dá tó yìí ẹnìkẹ́ ọ̀pọ̀lọ́jẹ́ àwọn onílẹ̀ ọ̀pọ̀lọ́jẹ́ ọlọ́run lọ́jẹ́. Ọ̀pá وتجللنا بمحبة الله وتخلينا عن محبة الشيطان وردنا اللهم بجلالك وجمالك وكمالك وبهائك

Nígbàtí òun ìfúnkú nígbà kan kó lára wa tẹ́lẹ̀, àwọn làndẹ̀ àwọn òkùnrin orílẹ̀ ìgbàmì ń bá wá jà. Ọlọ́wọ̀n lọ bí kán àwọn làwọn rí gbáyàwó, àwọn ọmọkùnrin بقولك يرجع أنه هو محمد صلى الله عليه وسلم فعيل بعض القجاة Omi àfi ọjọ́ òní borí lábẹ́ mọ̀kọ́jàmọ́ Abdulmọ́mẹ̀ Àkàmáàwì. Èyí tó rọrùn tó lé lórí rí wọ́n ń pẹ̀lẹ̀ sí orí rí. Ọdọọdún ní máa ṣe ọlọ́run ní ṣe láti lọ fún ọ̀rọ̀ àti wá sí gbogbo jẹmọ́ rẹ̀ àti kó gbogbo ààrẹ tàbí wọ́n pàdé ọlọ́run lára rẹ̀ ìgbé láti pàdé ẹ̀sẹ̀ Muhammad gílé rẹ̀ mẹ́jẹ́ àtàbámà ọ̀rọ̀ Muhammad sílé rẹ̀ ní àfikún ìrántí ọlọ́run pẹ̀lú àwọn tí ń dákọ̀ ọlọ́run ní lọ́kùnrin àti lóbìnrin ẹjẹ́ ká mọ́ díẹ̀ ní orúkọ ọlọ́run káwọn fi ètè bá tù ní Ẹmọ́ pé Allah, Allah, Allah, Allah, Allah, Muhammad Rasulullah. Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Muhammad Rasulullah. Illallah, illallah. إلا الله لا تجوز إلا الله سلام إلا الله مؤمن إلا الله مؤمن إلا الله لا لا لا لا إلا الله على على على رسول الله إلا الله إلا الله àlèkò látàrí o Àrò, àrò, ìlàlá, àwàrò, àrànlákò, àtàbò, ìlàlá, àlàlá, àlàlá, àlàlá, هو إلا الله إلا الله غير إلا الله إلا الله إلا الله عابد عابد عابد عابد محب مذل kálùkọ́ wà mọ̀ àwọn ìtàbọ́lọ́. Nígbàtà lọ́bà mí máa bò náà. Ọba jí dára, ọba fòrú dára, ọba bọ̀sán dára lọ́lọ́run kò sára tí ò lè dá. Gbogbo ìgbà lọ́lọ́run dára kò sára tí ò lè dá. Ọba tí fẹ̀dà rẹ̀ dá. Òun là ń pè ní kádàrá. Òun là ń pè ní alkàdáwù tó bá rẹ̀ fẹ́rú ẹ̀dá kò jẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bó ti wúlò ṣe òun àwọn a lè tẹ́rú lọ́rùn ó lè má tẹ́rú lọ́rùn yàtàlágbàsù bí lè máa tẹ́lẹ̀ jẹ́lẹ̀lì ويتلبس بلباس الكمال كما يتلبس بلباس الكمال Ọba ọlọ́wọ́ afọjọ́ afọrú àyàlé màkílẹ̀ tó má àdàbẹ̀ pẹ́lẹ̀ òní mọ́mọ́. A sì bọ̀ sáhàyàlé máa jẹ́ òní bí ẹ pẹ́lẹ̀ òní ṣùgbá aago méje náà tí lù ní ọba wọlọ́run àfi jàmálí àbáyẹlò ogun ọ̀tà máa dán yọ máa dán kọ́dà bí ń bá ń hùwò mùgọ̀ yóò sì máa dán kọ́dà bí ń bá ń tẹ́lọ́run yóò sì máa dán ẹgbẹ́ jàmálí àló fi bá lò ọba wọlọ́run àfi kàmálí àbáyẹlò apò méjèèjì pọ̀ bó ti rẹ́rin lẹ́gbẹ̀ẹ́kan lọ́mọ sunkún lẹ́gbẹ̀ẹ́kan ọlọ́mọ́sàbí bá wà lò lórí gbogbo ń tàǹtì àti ń tí ń ṣe wá يا من لزمت بخلق السماوات والأرض جمدانية لتفت بخلق السماوات والأرض níjọ́ tó dásánmọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dá kò mú aládání níjọ́ tó dá ilẹ̀ ńlẹ̀ kò dá ọlámú ولطفت بالأجنة في بطون أمهاتها ọmọ tí ń bẹ́nù ya rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n náà fi tó sí bẹ́ẹ̀ انطق بنا في قضائك وقدرك اللهم اجعل سواء pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bí kádàrá rẹ̀ فيليق بكرمك يا الله ó ti dédé àpẹẹlẹ ìwọ Ọlọ́run la fẹ́ o a rẹ̀ fẹ́ máa bẹ̀ẹ́ kó tó gbà ní ìgbà tí èsì pé wáyá nítorí kí a bẹ̀ olóòtó ṣe nǹkan bí ó ti kọ́ lẹ̀ fún àyítọ́ bá kọ fún ọmọ jẹ́ dáríyẹ o lóore lóore lóore Ẹ̀sàmí dáadáa ìjọba kọ́ lè fún aláburú mọ́sá bá wa yẹ ẹ́. Olúwa lọ sọ pé yamhu Allahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab. Ẹ àwọn àṣẹ tẹ́bí ọmọ pa ọká tó jẹun, èyí ti tá máa bẹ̀ọ́ kíkíkíkíkí. Mọ́sẹ̀sẹ̀ fi mú wa dánrin máa ṣe tó bá ti fún pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n kádàrá ìfẹ́ Àmìnà. Gbogbo ọ̀nà kí ọ̀nà ní kó gbà sí ìrọ̀rùn fún Ọlọ́run. Àmìnà. Gbogbo àlè ìdáàbẹ̀tẹ̀ sílẹ̀ ìjì rẹ̀. Ọláfẹ́ Adé Muhammad. Sallallahu alaihi wasallam. Ya Rasulallah. عليك صلاة الله يا رسول عليك سلام الله يا رسول يا إمام المرسلين يا رسول الله يا رسول الله أتيت فلا تعرف عليك فلا تعرف

رب العالمين عبادا يا من بجائه وكرمه ونبوته ورسالته ترفع عن الذلات ni ó fi pé àwọn ẹ̀kẹ́ tí wọ́n ti dẹni rẹ̀ yóò ti dàbúrú àwọn ẹ̀kẹ́ rẹ̀ yóò sọ wọ́n dẹni rẹ̀ yóò ti pa àwọn àti àwọn àkàrẹ́ yóò ti sọ wọ́n rẹ̀ kìí ọlá nẹ́bí rẹ̀ ọlá nẹ́bí bó ti tó bí lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run Ọlá tí wà nẹ́bí ti tó lọ́dọ̀ ọlọ́run. Pàlítìl gárfà. Gbogbo ẹn tó ti tẹ̀rì mọ́sàbà fàtókè. Angel Marva. Gbogbo ẹn tó rẹ̀ ìdẹ mọ́sàbà wòósà. Àríjìl Helga. Gbogbo ẹn ti nù tí ó dàmú dàbọ̀ mọ́ta sàánù rẹ̀ rọ̀ wọ́n á fi lè alẹ́lẹ́gárkà wọ̀lhárkà wọ̀lhálkà gbogbo ẹ̀kọ́ tẹ́rì bádá ó bá àtàkàkò bá àtàlù bá bá mọ́ta sàánù rẹ̀ rọ̀ wọ́n á fi lè muhammadiyatil kubra àpọ́lá nẹ́bì bó ti tóbi lọ́nà wọ́lọ́ àti bẹ̀rọ̀ ọ̀lá tí jẹ́ muhammadiyatil uzma ọlá tí jẹ́ nẹ́bì àwọn kútùbù kútùbù àwọn gáúsù gáúsù àwọn àbúdálù àbúdálù ọlọ́run ní mana kí hùn mọ́lá àrdíyà bí wọ́n ti tó wájú ọlọ́run tí wọ́n ṣe lórí ilẹ̀ wọ́n òṣúrí hìn wọ́n àmúsọ́rí hẹ̀ àti iye wọn bí wọ́n ti pọ̀ tó wọ́n án ta alamu bí hìn minna ìwọ́lọ́ lọmọ wá àmá wá wọ́n fi في حفلنا كما كما حضرنا وتحضرونا بأرواح الطائرة النورانية حتى لا يخفنا الشياطين والمردة والتواغيت وخفنا بملائكة الكرام وأرواح الطاهرة المباركة بحقك يا رسول الله láti Mahadar Hadar Alayhi Salatu Wasalam. Wọ́n lọ́wọ́ ìpàdé lọ́dọ̀ rẹ̀ mọ́ta kí àwọn ọmọ bẹ̀. Ọlọ́run Muhammad Sallallahu Alaihi Wasallam. Kò sí ìjọba dátún wí mọ́ mọ́kí tí mo ti gbádùn àfáà mi Suleiman àti ọ̀gáàrù tí àwọn alájà ti síwájú ojú méjìlá bí ríran. Dábá ìtàbá yìí, àwọn àfáà fi kọ́ máa lò ó bẹ́ẹ̀ bá ń jẹ́ ojú tààrí nǹkan wípé ọkọ̀ pélé ọkọ̀ àbàjá bẹ́ẹ̀ lè tàbí jẹ́ kójú nínú ọmọ wọn kí ni nǹkan tí ọlọ́run torí ẹ̀dá ẹ̀dá yìí bọ́lọ̀ bí lóhun ṣe fún ẹrú rẹ̀ ìkẹ́ ká máa sin lọ́hun àdíṣì ìbẹ̀ ìlàmí ó lágbára púpọ̀ mo wo bá sì kò ti rí ibi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀ wọn á padà ń bẹ̀ nígbàtí bàbá òsúlẹ̀ lọ bẹ̀ bí kádàrá ni bí kádàrá òun náà sì ni ààrí níbi àdíjì dẹ́ìlà ní àdíjì náà lágbà púpọ̀ àwọn ọlọ́mọ kí ó lóyẹ ká máa tọ́ náà mo sì báwọn ọlọ́mọ kí ó lápọ̀ ní yìí yóò dùn mọ́ ní kẹ dákun ẹjá yàbẹ̀ tàbá yà síbẹ̀ gbogbo ń tàà fẹ́ wọn yà wá bá wa gbogbo ń tàà wá ti hùn yóò yà wá bá wa alìyàkínù bí láì níwọ̀n níwọ̀n ta ní látara bàbá wa kọ́lọ́nsọ́ bàbá wa ṣífà adam àwọn bàbá bàbá wọn ni òun ní fìyàn lọ́kàn balẹ̀ yí pé nǹkankan ò lè dáṣe la ewé ò lè dábọ́já fúnra rẹ̀ dájábọ́ fúnra rẹ̀ lérí ìyẹ́ ẹ̀ ọ̀láyà sí kọ́lọ̀ wọn mọ̀sí la tataharraku dharratun illa bi idnihi ìyẹn lọ́bà rí a lè dá èyí tó jẹ́ ọ̀nà ẹ̀bú ní ká tètè gbà

a lè rí òkodoro kádàrá ẹgbẹ́gbẹ́ ẹ̀nẹ́ Muhammadu pé lọ́kúntù alamul ghaiba lásàtàrtó nínú alkhairi wà máa mẹ́sàríyà tó tọ́wọ́ ẹgbẹ́ mọ́ makádàrá ni tẹ́mi náà mọ́ bọ́rọ̀ ni ó

tọ́lọ ní bẹ́ẹ̀bá lè fẹ́rú mi bẹ́ẹ̀bá lè gbà fún mi bẹ́ẹ̀bá lè tẹ̀lẹ́tẹ̀ mi gbogbo tó lè wọ́n sẹ́rọ̀ kọ́dà ara yìí gan ó jẹ́ ọ̀rọ̀ ń tó wá fi tẹ̀lò mí hàn látọ̀dọ̀ wòlí ńláńlá kan èyí tó mú ara tinú ìrìsáàdì òdè ìlàmí wọ́n láwọn fẹ́rẹ̀ dáàni ọ̀nà méjìlá àdíjì ìgbà wá ọ̀nà méjìlá àdíjì ìgbà wá tó fi kàrẹ́ Muhammad tọ́nà méjì ti kílẹ̀ àtó clean tó mú ìyẹ́ta àdíjì láìvì àdíjì sàíhì àtàkì àdíjì nínú àhàdí wọ ìwàyàtò sàíhà kí ni ṣe orí ó sọ̀rọ̀ àrẹ́já tọrọ̀ ìmọ̀ràn ní iṣẹ́ ìjá tọrùnbọ̀ ó fáàdé tọrùnbọ̀ àlọ́gbogbolẹ̀ ìta tọrùnbọ̀ owó nǹkan tí kálukú tọrùnbọ̀ ẹjẹ́ ayọrùn kó ń bẹ̀rùn ká nínú gbẹ́jẹ́ náà sì kí náà lámàrí wa náà kádàrà yìí ẹni bá lè ti tẹ́ pẹ̀lú yọnú mi tẹ́gbẹ́ gbogbo tí máa ń tẹ yọnú ọlọ́run ní fi wá kọ́lá ní bá lùlù kọ́lá ní máa kọ́ ní ọgbẹ́ kọ́ yìí kí kò yọnú ọlọ́run ọgbẹ́ lùlù yìí kí kò yọnú ọlọ́run tẹ́ràn pé ìlú àtorí akàájí pé nínú ọjọ́ ìsẹ̀tánìyàn àmọ́ bí ẹ bá ṣe nítorí ọlọ́run bí àwọn tó ara wà nẹ́bí ti dé tí ẹ bá ti kọ́ lẹ́kẹ́ ń torí ọlọ́run ṣe wà sí torí ọlọ́run tí ẹ ń ṣe jihad torí ọlọ́run tí sì ń tajà sọ́ọ̀bù rẹ̀ ń torí ọlọ́run bí rí lọ́ọ̀yí pé mo fẹ́ wá ìrànà ọlọ́run pẹ̀lú ọjà tí mo fẹ́ tàì tó ti tẹ̀lé gbogbo òfin ìyọnú ọlọ́run tó máa lè gbé bẹ́ẹ̀ Àwọn ìdí máa wọ́n tẹ́lá tàrí bọ́ọ̀lì. Òkè. Òlì tí mo wọ́n tẹ́lá tàrí bọ́ọ̀lì. Bí ẹ bá lè ṣe gún ní bá ṣe pé ìyọnà ọlọ́run ni wá, ìyọnà ọlọ́run ni wá, ìfẹ́ kò bínú ọlọ́run, ìfẹ́ kò bínú ọlọ́run ní pọ̀pọ̀ àti gbangba olùzẹ́mù sálásàfi sọ́ọ̀lẹ̀ ìfún ní ìwà mẹ́ta ìfún ní ẹ̀bùn mẹ́ta ìfún ní bọ́nọ̀sì mẹ́ta ìfún ní gífì mẹ́ta ìwà ní ọmọ wá wù ìwà ọ̀lá ń pè ní màkà ní ń pè ní hàl nígbà tó bá ti dé màkàmà màkàmà ni ó sáájú kí hàmì tó dé ẹ mọ̀ rí àjọ́ ṣe fàájì tẹ́lẹ̀ nínú àbá ní rí láàrin wa mọ́ ó ti dé makama ọ wá bí kọ̀dísàn fún ọ̀káwọ̀ tó dé ní òjò mẹ́bọ̀ àjòkó mọ́ nítorí tá àjọ́ ṣe mẹ́bà pẹ̀dá kan mọ́ sínú àwádà láàrin ní olùdí kánsílọ̀ àti olùdí mínísà àwádà lábẹ́bẹ̀rẹ̀ ẹni ní máa ń dínbọ̀ rẹ̀ ọlọ́run kò ní tó ti torí màkámà tó tẹ́ ọmọ ọmọ dígbé ti ọ̀sí pẹ̀tọ̀ Ìjẹ́ tí ọmọ tí gbogbo ọ̀pẹ̀lá máa fi dúpẹ́. Torí ìjàgbéra kó sì wíta, tó tó wá fi káàtà mo sì sì wí ẹ̀. Ọ̀ká mọ̀ ó yà lóòlẹ̀. Gbogbo ọ̀gbà ní ọmọ dúpẹ́ fún ọlọ́run, tí ń bá àbá ìwọ́tọ̀rá ì.

kọ́nà pàájẹ́ ìdí tó dùn ní ọjà ohun tààrà iṣẹ́ ní ìdíkẹ́ mẹ́lẹ̀ tí mo mẹ́ gbọ́ nípọn láti dákùnjẹ́ ìgbìmọ̀ ìtàkùnjà ó ti sọkúndarí wọ́n ní ò ní sọkúndarí ní ń délẹ̀lẹ̀ kan náà ní ọkọ̀ pẹ́pàdé àdéhùn ọlọ́run ọlọ́mọdá kùn wá bẹ́ẹ̀ وذكر الله يغالط النسيان وذكر يوم تجره لا يغالطه النسيان كن يسجد بك تنالتي ìjà ọmọ tí ìjọ wà sí bá láàárọ̀ yìí ọmọ tí ìjọ ayé lọ́la ọmọ tí ìjọ kòbúrá rẹ̀ ọmọ tí ìjọ tó máa rẹ̀ létí wọ́n ní kí àwọn ìrìnbá tó sọ fún mi nílẹ̀ ìgbé ọ̀rẹ́ tí ọlọ́run kí ní máa rántí lè rárá tí ọlọ́run kí ló tó kù lọ́rọ̀ ní kí máa rántí láti wájá mú náà sọfẹ́ ìjọ kan wọ́n lẹ́nì kan sọ wípé òun lálá ọkùn tó ń fẹ́ wọlé sí ìgbé àgbọ́lá ọwá fẹ́ tọ̀dọ̀ bàbá wọlé ọwá ní kí Ìbí lọ́wọ́ ìtàtún sọ fún ní pé mọ́ ìtàdúrà fún mi. Ìtìlú tẹ̀ tẹ́lẹ̀ tí mo pàbí lọ́wọ́ ara mi léjú gbé mọ́gbà ní. Mo ní ọlọ́run ọ̀pọ̀dọ̀ gbà tí ti kásẹ̀tẹ̀ rán léjú gbé. Torí pé ní ṣe tẹ́lẹ̀ kò tó máa ń tún ó ti sàlékún, ó ti fi fẹ́ ìbọ̀, ó ti fi fádà, ó ti fi ó ti pàtó jù ó ti pàṣẹ jùkún àti sáti kún tó fi bẹ́rọ kárọ tó dé òun. Kọ́lọ̀ ọ̀dọ́ tó وما يعزو عن ربك من مثقال ذرة في الأعراض ولا في السماء Ìyẹ́wọ̀ jẹ́ kí àjọjọ ọwọ́ tí ẹ̀ torí pé wọ́n fẹ́ gbé pẹ́ ọmọ kíkọ̀ nígbà jẹ́ yàtọ̀ sí kí àwọn àyókù àmájọ́ kí wákàtí máa rán mọ́jú kú ọ̀. Àwọn àjẹta wá ní àwọn orí ọlọ́run bẹ̀rẹ̀ dálẹ̀ wọ́n náà wọ́n tó máa ń nà kààrẹ tó kàfíkọ́ ọ̀pá wọ́n lè pé àà ẹ̀dọ́kọ̀ọ́kọ̀ kò bá mi. Ní ètí kí wọn àyà pé ká tó wá sọ pé náà bílà. Wọ́n máa hábẹ́ta ńlá yóò hábẹ́rọ náà máa hábẹ́tí. Ẹlẹ́kẹ̀ẹ́ta tí wọ́n bùn ń bùn ní kí ọmọ dúpẹ́, ń sì bùn ní kọ́ mọ́ ti mi ní gbogbo ìgbà, ń wà bùn ní kẹta, máa hábẹ́tẹ̀ لا يعبر على محبتي محبة المعلوكين محبة المعلوكين ìfẹ́ntí èmì ọlọ́run dá láyọ̀ àti wà alẹ́ àmọ́hàbẹ́tì ibi ìkọ́ndìrì kò ní borí ìfẹ́ èmì ọlọ́run lọ́kàn rẹ̀ kò wá nítorí ọlọ́run gbàgbé owó ẹ kò nítorí owó gbàgbé ọlọ́run kò sí nítorí ìyàwó gbàgbé ọlọ́run àyàfi tí

gbogbo ń bọ́ bá ti mọ́ta bàǹgá sí wọn bọ́n bá ti tó wá ń da ìmọ́lẹ̀ ohun sára wọn làwọn náà tó ń wọlé sí àwọn náà tó ń wọlé sí ni bẹ́ẹ̀ wá ló jẹ bẹ́ẹ̀ lọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ lọmọ kéwú bẹ́ẹ̀ ní jẹmọ́ ọlọ́mọdá sí bẹ́ẹ̀ fún àmọ́ ìfẹ́ yókù yóò lò sí ìfẹ́ tọ́lọ́run ìfẹ́ tọ́lọ́run ní ọwà lókè yọ́ kàn máa bojú ẹ̀yìn lẹ́kọ̀ọ̀kan pé ah, jẹ́ ń dúnlé iná nù jẹ́ ń tún dúnlé iná nù jẹ́ ń tẹ́ dáadáa fẹ́lẹ̀ pẹ̀lú gbogbo tọ́lọ̀kọ̀ mi. Àhàbábùtù wọ́n láti lè fẹ́ràn mi tóòlì, àhàbábùtù wọ́n fẹ́ràn rẹ̀ jù bẹ́ẹ̀ ìwà sí ojú inú rẹ̀ ojú ìtàdé lẹ́yìn tẹ́lẹ̀ ń wà sí tinú tinú abẹ́ sí máa ríran yóò wá di ẹni tí ojú rẹ̀ di mélòó òdì mẹ́rin méjì ń ta méjì nínú wọ̀lá òfin a gbogbo ń tẹ́ta bá fẹ́ ṣe wọn ní pé pamọ́fọmọ́ kò ní ìdí pé kò ní ìdí ń dafá ọlẹ́ àfáà ní ń dábá kọ́dà mú tó fẹ́ sọ fún ipá ọlẹ́ àfáà ní ṣẹ̀ṣẹ̀ wo tẹ̀sùbá ọlẹ́ ṣẹ̀fẹ́ tẹ̀sùbá ìṣẹ́wọ̀ pẹ̀sẹ̀ àti èjì ìṣẹ́wọ̀ ìsáàbí àmọ́lẹ̀ náà sì ní ọ́ a ní kó sọ wọ́n yọ báyìí kí ọlọ́run ó sì sí kásà fi gbogbo ẹ̀fún bí i ti ṣe fáwọn bàbá wa fọ́lọ́run wọ́n pa nítàn fún wọ́n pípẹ̀ fún wa àwọn ọ̀fẹ́ gba ọmọ tí ó kèrè ibú bá wọn tọ́mà kan bá wá dé àwọn àwò báyìí ẹn pè ní ilmù náà nìkí ni ilmù al-firasa nínú psychology lọ́wà àmáwọn ẹni ọlọ́run máa gùn bọ́mọ bá dé wá ní ẹ̀kàn mọ́mọ́ yíwá ní kò ní kéwú tàbá àwọn àbú ẹkùn gbà aláfẹ́kọ́ kéwú ní ẹjọ́ lọ sí káfíntà náà bíríkìlà lélé yóò sí mẹkaníkì lélé yóò sí ẹjọ́ lọ kàwé lélé yóò sówó ní ìgbà tí ọ̀wá yí àwọn èèyàn mọ́ làwọn wá dákẹ́ ẹlòmí wọn abú ẹkùn pé àbàbá ẹmọ́ wíbẹ̀ ìdẹ bá wí ọ̀sẹ̀ ẹ̀sọ̀ fún pé ọmọ fún àwọn orílẹ̀ ìfáwọn lẹ́mẹ́ta làwọn bá tọ̀gbẹ̀ kàmọ́ pé ẹjá mọ́ bí kádàrá rẹ̀ tọ́dọ̀ ọlọ́run láòkù fi alẹ́ ìhà sọ́tàkàlìkì ní àbá wọlé ìdíkò ọ̀fẹ́ bẹ̀ẹ́sẹ́ tó bá ti wọ báyìí ọkàn rẹ̀ rìn ẹ̀rí ti sẹ́ fún mi ọkọ̀ iṣẹ́ kan tó tàbí fún òsí àmọ́ǹkan báyìí lọ fílẹ̀ ìwà báyìí lóhun lọ fílẹ̀ ìwà báyìí lóhun fásí aláti fọ́ máa lọ. tó bá di rí bí dé kí ló tún kú dandan ni ká jó nǹkan jó nǹkan kọwọ́ owó dúdú ni àti dandan ni ká jòkójòkó ká gbàgbé àti sin lọ́run ni ìdààmú ni gbogbo ẹ ọlọ́mọ́sà dídàmú wa kù bí agbọ̀nà ẹ̀bú ti dáadáa fún abójí ti fáwọn ẹni àná wọ̀n àjí ìfín ìdúlọ́mì wọ́n lọ́mọ́lẹ̀ yóò sùkò ní oòrùn sùnmọ́ wọ́n fún níbi ìpín látà àkóṣùgbò sínú tún wọ́n lámẹ́ ò ìgbẹ̀lọ́dọ̀ mi wọ́n gùn díẹ̀ mẹ́ ẹ̀kàn mọ̀ nígbà ààrùn ni Mọ́bọ̀lúkù ni, lọ́bá lóò ti sùn mẹ́ta o, gbẹ́ndẹ̀bá ìṣẹ́rọ bẹ́ndẹ̀ndẹ̀ bẹ́yà jẹ́sẹ̀ rọrùn ṣùgbọ́n ọ̀rọ̀rùn kí ló dé orí nǹkan báyìí ìlú wọn àti ìtìtì láwà kùránì ààrẹ túnmọ̀ sí àwọn tẹ́kàn tó lè rọrùn sójú wọnú látàá kó sókó sí na tó wọ́dà náà àmọ́ ò ní kú ọdẹ̀ alọ́ọba kó wọ́n jọ́nà nìkan tó ti bó òjì ìsúná ló tó bá dédé bí sí tọba dé yìí nínú àwọn sìfáàtù kan nínú sìfáàtù ọlọ́run ẹ̀mà wọlẹ̀ ó ṣe ní ọ̀ àkó sínú sìfáàtù ọlọ́run nìí yóò kó sínú ẹ̀ ọlọ́mọ́sáàbù àwa náà ọlọ́ni wọ́n la ìmọ́lẹ̀ ọ̀sán yóò máa yé máa yóò ànú yàrá rẹ̀ yóò máa tí mẹ́tí gbẹnu yàrá kẹta kẹrin yóò máa tí ìyàwó ohun sí máa tọ́ máa sí àmọ́ Ọ̀wá ní fẹ́ bára ayé ti tó bẹ̀ mọ́ ìyẹn ni kọ̀ndíṣẹ̀ tí mo ní yóò máa ṣẹlẹ̀ ẹni bá di ẹni tààrí pè ní káńsẹ́lọ̀ tààrí mọ́ tó bá wá di chairman tàbí tó bá wá di honorable nǹkan tó bá wá di minister nǹkan tó bá wá di governor tààrí dédé mọ́ bẹ́ẹ̀ náà lẹ́ni ọlọ́run yáǹkọ̀ tí ó hadithu hú máa lè máa lòkì kò ní rárá gbé sínú torí ọ̀rọ̀ táwọn aráyé bá ń bá sọ yóò máa lòkì lára rẹ̀ tó pọ̀ sínú súnmọ̀ náà kùnkùn làwọn pọ̀ tí ó ti bọ́ sínú no ọ̀rọ̀ tí máa ń sọ fún ọlọ́mọ dá irọ́ mọ̀ ní wọ́n bá tí sọ fún ìrọ̀ nílé ìgbà fún mi tó lè láti yọ́ mọ̀ ní ọ̀bá ní lè ká wọn jòkó mọ́ makama tó dé òun ló bí kọ̀dísàn kọ́ mọ́ lè jòkó tí wọ́n mọ́ ń fi rádù ọmọ wá tẹ́lẹ̀ yọ́ mọ̀ dá jòkó yọ́ mọ̀ pẹ́nu yàrá yọ́ mọ̀ pẹ́nu lé òun ni alùkùrá níbẹ̀ sí sọ̀rẹ̀ tí ń lọ wọ́n jọ jòkó pẹ̀lú ọba tí ìhun mọ́rùn ún àmọ́ ń gbà tí kí ní màkàmù ti gbé pẹ́ ní ọba lè jòkó sí wọ́n mọ́ toró òfófó ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ kéta ọ̀rọ̀ ẹ̀gàn kámọ́ bí ọmọ làkéyì kò ní bá aláàmú mọ́ bí ìgbà tẹ́ ń gun lábẹ́rẹ́ tẹ́ ń gun lè sórí yọ́mọ̀ wá wò kó jòkó lóhun nìkan mu'anasatu billah wa muraqabatullah wa zikrullah wa wù kọ́ ma bọ́lọ̀ jẹ̀fà Ọlọ́mọdá fún wa bẹ́ẹ̀. Wọ̀n mú jẹ́ lọ́ta tún rọ máa ọ̀hún. Òun náà nù. Wọ̀n mú sí ọ̀hún kàlámi. Tọ́lá ti wá dà bẹ́ẹ̀, ó sí ọ̀hún kàlámi. Nígbà tí máa ti ń takété tí wọn ó jẹ́ ọmọ dá ọ̀rọ̀ bọ́ tí ò ní máa bí ọ̀rọ̀ níwá. Wọ́n kàlámi mẹ́lá ìkàtí. Yọ́ wà ti gbé ṣe ń jí mọ gbọ́dì sí dẹ́yìn náà gbọ́, àwọn ọgbọ́n kankan bá. Ah, yọ́ dà kẹfẹ́ yóò mọ̀ pé àlejò ń lénu.

حسنوه كلامي وكلام ملائكتي وعرفه بما الذي بطرته وانا والكي àṣírí tí kálukú gbé pamọ́ tí ò fi hàn níwà fi hàn pé ìdílé ìgbà kárì ìdílé ìgbà kiri nítọ́fẹ́ sí ní tó ti ṣe tọ́fẹ́ ṣe iṣẹ́ bẹ́lá rẹ̀ ní láì ẹfẹ́ wò wọ́n olùbíṣòwò lẹ́yà Kọ́dà bọ́rọ̀ bá dùn kò ní lè fẹ́rù ìgbẹ̀kan. Kọ́dà àti dé ọlọ́run lérè pé sí nǹkan bá ẹgbọ́n tí sọ́wọ́ Adámọ̀ wíwẹ̀ ìyàyé wọn ni. Bàbá lójú sí ń tì mí, mọ̀ mọ́ tàà tún bèèrè lọ́dọ̀ ọlọ́run. Gbogbo tí bá ní mọ̀ fẹ́ ṣe tí bá tó mẹ́wọ̀n fẹ́ bẹ́ nìkan tí ó tún ṣe kí ní kí ọlọ́run mú Àtàyẹ̀sẹ̀hí mi ni ọlọ́rẹ́sì kò lòhóm. Àtàyẹ̀sẹ̀hí mi ni olùkàlẹ́kù kò lòhóm. Gbogbo ayé ní ọmọ wá ti jú òun náà nígbà tí ó ti jú èmi náà. Ah, àwọn àfáwà, ẹmọ́jẹ̀ àríbìnú. Kèé ṣe pé wọ́n lọ wá pẹ̀sùgbẹ̀tùgbẹ̀ o. Kèé ṣe wọ́n lọ wá dàbára kan, ẹ̀ẹ́ tẹ̀sìkírù kámílù. Ìwọ́n ní ọ̀sà kára ara rẹ̀ kámílà. ويمشي على الأرض مجبورا له فلا تؤدي مقاما يمشي على الأرض مكبورا له آني بشيك كما الله أكبر آني àti ká mọ́ kọlu ó déhù bí ẹ bá kọlu olú ẹ̀ ní obìnrin gbé jẹ́ẹ̀jẹ́ transformer lójòkó wọ́n lè tún kọ́ síbẹ̀ ni ó ti di dẹ́jà ní o ó ti di dẹ́jà lánìí záza mọ́ fọ́ ọkàn ni mọ́ kọlu ẹ rọ́lù jẹ́ẹ̀jẹ́ rẹ̀ nílọ orílẹ̀ ìdárọ̀lù ọ̀rọ̀ lùrábù wáyà ni ọlọ́mọ́ta sọ àdílẹ̀ àtọ́jú àtọ́kan rẹ̀ yóò di wá iyan gbogbo nǹkan ní ọmọ àmà kò ní kò ní bọ́mọ lọ́wọ́ mọ́ bọ̀ síra yóò sì máa rí àwọn àbáwà ńgbàtà mẹ́rẹ̀ sábàmbá délé sàlámù alékùn ẹ̀yà alékùn sára lóòrù ó lè jẹ́ kó òrù ládélé bí aago abákalẹ̀ kò kó kọ wá ní bàbá ọkọ̀kọ́ dá ìmọ́mọ̀ abá ńlá máa wó lẹ̀ mọ́ wá bí wọ́n jọ kẹfẹ́ ẹ́ sí títí mọ́ mọ́ ókù ẹni àá kẹ́rẹ tó kú ọlọ́run mo ti mọ́ ọ̀pẹ́ ń bọ̀ wá ọlọ́mọ́sà ti bẹ́ fáwà náà a sì dọ́dọ̀ afá abílálà ń jọ kan àwá jòkó tètè ń sáré kí ń lè bọ́ ọ̀nà méjìnà

عليه شيئا من جنة ونار والنار ẹni tí ó wọná mọ́ fi hàn gbọmọ náà nílọ ìyẹn ní fàá tó ń dára bí bá dé àwọn tẹ́wù tó ti tó bẹ́ẹ̀ bàbá ẹ̀bùn aládùn àwọn arí máa lọ padà wá ìzọ̀kọ́lọ̀ pé mọ́ jẹ́ ọwà mọ́ torí wọ́n ti mọ̀ gbọmọ náà àwọn ò ní kó sí àwọn dà ni a máa tí ó di lọ́wọ́ kún lè ti bá kílẹ̀ àà ọ̀nà Ìwà sọ fún wọn máa fi hàn ìjọ́ ṣẹlẹ̀ fún òyìn ọjọ́ alkiyama, tí lágbàáyá tí lọ ìjọ́ ṣẹlẹ̀ fún ní, bàbá sí ìsáàbì rẹ̀ iná ní ọwọ́, bàbá sí ìsáàbì rẹ̀ àlìjẹ́ndà ní ọwọ́ ìnira ọba ọjọ́ ìrọsẹ́ lókè àṣẹ́láti ìmá fi gbogbo àtírí alìkìyàmà hàn. wà máa ọha sí omi ilẹ̀ ẹdìnìyà wà ní fọ́kọ̀ọ́rá ẹni tó lówó lè ní tí ò ní ní mẹ́lọ́la ń gbóbi hàn ẹni tó ń jẹ́ tálíkà lónìí jọ padà lówó lọ́la ń gbóbi hàn ẹni tó nímọ̀ lónìí jọ dára ìmọ̀kan lọ́la ẹni tó dára ìmọ̀kan ló tí ó dùn nínú àlọ́ra wọn wà dúgbò ẹ̀hàn ìyẹn ni pọ́lọ̀ wọn nàjú

وأنزل منكرا ونكيرا وأنزل عليه منكرا ونكيرا حتى لا يسأله ولا يرى دم الموت وظلمة القبور واللهج ẹ̀rí múnkàrò àti nàkírí táwọn bá sọ̀kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ láyé sí aláàhù wọn tó bẹ̀ wọn bí lèrè wọn tó bẹ̀ ẹ̀ ìjọkàn á lọ sáyà àgbẹ̀kú tọ́nu nílé ọlọ́pẹ̀ẹ́dẹ́mkẹ̀ ní abdulsalam ọ̀rọ̀ sí bàbá wá ń ṣe wọ́n láti wà sí jọ́nà nínú àwọn agbákò eré dáwà náà ṣe mú bàbá wá ìta ti pé ìrọ́ ti pé gbé ẹ́ ti pè tì mú bàbá wá ní ah kí làwà dáúdà bá ń wí kankan wí kankan náà kọ́kàn ní ojú wálé àṣìṣọ́ tẹ́lẹ̀ ilé wá dà fún gbé tẹnubọ bàbáraka sọ́rọ̀tún mọ́lù mo ti wá pé dégì sọ ni máa dàlà báraka láòfíkà ọkàn mi wá wálé ní wọ́n ní tàbáraka tọmọ yìí kéyìí

Amẹ́ríkà ìṣẹ́jáde Amẹ́ríkà ìjọdún mẹ́rin, àbọ́dún mẹ́jọ tí ọ̀wá Hásúwátì Mọ́ríkì bó láti pé ọmọ àrẹ nù. Wọ́n fẹ́ kí gbogbo ọ̀rọ̀ látàyé. Tí ó láti Mọ́ríkì, tí ìyẹ bá ṣe dáadáa púpọ̀, mọ́ńkọ́rọ̀ àti Nàìjíríà onídàgbà mi ẹ̀rẹ̀. Ní wọ́n máa fi ní ìdánù rẹ̀ hàn láyé báyìí, nígbé ọ̀nà tó gbà tó fi wà jẹ́ náà rẹ̀ yóò ti mọ kò tó wọ́n pé ah, alhamdulillah nígbàbádé alhamdulillah àmọ́ kọ́rù ṣe òfẹ́ òṣè sùúrù kọmọ na ààyè kọmọ bà kó bá ń fi bẹ̀lẹ̀ yìí wọ́n ṣúrú díwánà hù Máa dọ́wọ̀ sí tọ́bá òfin ẹ̀mí nìyí. Káwà ìṣẹ́ yá fi tíra rẹ̀ gọ́wọ́ tún ẹ̀. Ọ̀yọ̀tíra ó máa ń ṣó ọ̀rá. Yọ́ máa kàá ní rọrùn. Ọ̀mọ̀lá ní àrùn ní ìwà bẹ́ iná wútọ̀ jùmọ́ ẹ̀rẹ̀. Tọ́rọ bá ti wá dàbá ohun, kò títọ́ yóò sì máa bẹ̀rẹ̀ ẹ̀sà náà àwọn náà ti fi wàsílà bọ́bá wọn ni wọ́n tún ti ṣe tàwásù ní wọ́n wọ́n wọ́n ní ṣe tàwásù ní mọ́ torí wọ́n ti débi tí wọ́n lọ Qad aflaha al-mu'minun. Alladhina hum fi salatihim khashi'un. والذين هم للزكاة فائلون والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فائلون وإنهم غير ملومين فمن ارتغي فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين أملأنا ذاتهم ونادهم الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون لفردوس هم Àwọn sífà bí mẹ́jọ yìí, ọlọ́mọ́sá fún wa. Bẹ̀láàdùn sí. Àwọn sífà méjì yìí, ọlọ́mọ́sá fi tàwà lọ́rẹ̀. Alladina hum bissalatihim khasihun. Ẹlọ́pìn jẹ́ àmà bèèrè ọlọ́run wọ́n bá ti fẹ́ kí wọn ẹgbùn ọlọ́run ní ìṣẹ́jú mẹ́wàá àti ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tẹ́ bá lè gùn wákàtí kan a kí àyílà ní aago méjì ìṣẹ́jú mẹ́wàá kó tó dágo méjì ẹpá ṣẹ̀jí ẹpá ìṣẹ́jú mẹ́wàá sí aago méjì ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn aago méjì ọjẹ́ ogún ìṣẹ́jú ẹgbùn ọlọ́run ẹbí kọ́ àwọn tí ó máa pè yí ìgbẹ̀lágbájẹ́ ò ní dáhùn o tó bá ti táyí lákò ní dáhùn ẹjẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ nígbótà tí ń pèrà wa ọ̀nà tí dúró lọ́pọ̀ jù lẹ̀ èyí tá ń pè tí wọlé nílùú ló mówó wọlé àpá ìjàmbá à ń tara wa ní àkótáwà pé ọlọ́run tá pé ọlọ́run jọ dáwà fún ọlọ́run lọ́gbọ̀n ìfẹ́jì látùbà bẹ́ẹ̀ láìlà bẹ́ẹ̀ lọ́làbárì bẹ́ẹ̀ mọ́gáríbì bẹ́ẹ̀ ìṣáàì bẹ́ẹ̀ kápọ̀ ọlọ́run kódà ẹni tó bá pè ọ̀sẹ́ ní ẹni tí ó ní ìlọ́wọ́dá àti gọ́ọ̀lá agúnlé jù àyílá náà kí jímọ̀ lọ́rẹ́ nìkan bá kùnmọ̀ èyí tí wọ́n ẹ̀kẹ́kẹ́ mí tí ó ní ọ̀rọ̀ kí jímọ̀ ní àìdákùnmọ́bí rẹ̀ lákùnmọ́bítọ̀ bẹ́ẹ̀ láti fi kọ́ra ẹnì kan ní pé lágbájá ò ní dáhùn torí ń tá fọkàn sí mú tá ló lè ṣe ọlọ́run ní ẹwà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kọ mọ́ àwọn kọ́sọ́mà ilá kọ mọ́ ìyàwó la kọ mú rẹ̀ la pé pé wò ní dáhùn àfò ní ọ̀rẹ́ wò ní alájẹ́ òní bá yí sọ̀rọ̀ alájẹ́ òní dáhùn àsìkò orún ní ẹgbọ́n lọ́rùn ní ìṣẹ́jú mẹ́wàá ẹgbọ́n lọ́rùn lógún ìṣẹ́jú abọ́gbọ̀n ìṣẹ́jú والذين هم عن اللغو معرضون láti dọ́rọ̀ fún ọ̀rọ̀ lẹ̀ òsì káàkó náà bá lè dìde òsì mọ́ bá mọ́dájì nítorí yóò kó ìdíwọ́ bá àárín rẹ̀ pẹ̀lú ọba tó dá ọ والذين هم للزكاة فاعلون Àwọn ayọ̀ zakánú owó rẹ̀ jí wọ́n jẹ ní ọlá rẹ̀ jíyàwó jẹjọ́ kọ́ jẹjọ́ mọ́ jẹjá fún ọjẹ́ tí ọ̀rẹ́ rẹ̀ ọjẹ́ mẹ́. Wọ́n lè rí náà wọ́n ní kòrò jẹ́ ní mọ́ àbígó. Ẹ̀ẹ́ الذين هم لفروجهم Dáadáa ni a ń náwọ́ ní ìsìnkú ẹ̀dàkùnta ni òṣèré parí nù wa. Gbogbo ara láàrin ha. Bẹ́ẹ̀ làwọn tọ́lọ̀ fi kẹ́ ń bẹ̀. Àwọn tọ́lọ̀ fi kẹ́ ń bẹ̀. Ibi tá bá wá bá bí òun bá ní àbálẹ̀ tẹ̀bírẹ̀kì pé tó ààmọ́ ah, ti bá tẹ́jìnà mọ́ gbà yìí. Ààtì mẹ́fún, ọlọ́run làbí tàwà lọ rẹ̀. Èyí tá bá ti kọjẹ́ ìjọ́lọ̀ àtàwọn tọ́lọ bá kádàrà tó mọ̀ sílẹ̀ tọ fún yìí ni ìgbàyẹ̀nà ọ̀rẹ́ ọ̀rẹ́ lóòrùn ilé ìgbìkú ní òṣèlú lọ́wọ́ mi ò ní yọwọ́ yọ sílẹ̀ bẹ́rẹ̀ ìgbòtọ́lé àrà àwọn nígbọ́gbọ́ tàbí níbi ìrọ̀ níbi ìzàká níbi ìpáyà nígbà. Àwọn ọlá ìtàwọn ọmọ والذين هم لأماناتهم وآتهم الله والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون ẹni tí ọwọ́ orú makamata wíhun àbíkọ́ sọ kápsí wọn lásìkò gbogbo náà máa ti káfí ilẹ̀ kátà ọlọ́run Bàbá lè tẹ̀lé time, أمورنا يا رب العالمين Ọlọ́run mọ́ta bá ṣàlékún dáadáa fún wọn. Àwọn ẹgbẹ́ gbogbo kálukú ní ń pariwo ẹgbẹ́ àà tó lè ní sọ ìdìtìlámù ló kọ́ rí.

Àdúgbò ẹ̀yà alága lóbìnrin, gbogbo ẹ̀yà àfáwà náà tẹwà ń kalẹ̀ tẹwà iye ọlọ́run tí lára Abdulmomin, òyìn bàbá wa àgbà ní Mọ́ríkàs bàbá wa nù, Sọ́hìbù Rabbana, látòjú ayé àfá àgbà, àwọn náà bẹ́m̀bẹ̀ dòmí, wọn kó mẹ́ ìgbọ̀tàn yọ́ dá wọ́n jẹ́ para sí wọ́n bá rí, gbogbo àwátá jẹ́ ọkùnrin obìnrin, ará ìdùwà mc wa, àwọn àwọn ti ní tàlájí kò tí sọ̀rọ̀ ní àbá àwọn àgbànẹ́sì àbá àwọn ìrókí orókí náà ni ìrókí náà ni ẹ̀wùgbẹ̀ pọ̀ lára yìí ẹwà dákẹ́ bí ẹni pé rẹ̀ mọ̀ kẹkẹrẹ wú bẹ́ẹ̀ ni wú ẹ̀mì lọ́hùn ọlọ́mọ́pàá ìmọ́lẹ̀ ara yìí kò owó ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ wọn náà ti dì